Ọ̀nà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

الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المصطفى الشفيع المصطفى خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم عن الله وآلهم وصحبهم عن الله Ọpẹ́ ni fún Ọlọ́run. Alhamdulillah. Ògo ni fún Alhamdulillah. Ọba kan ṣoṣo, ọba tí ò nírú, ọba tí ò lẹ́yà, ọba tí ń ṣe ń dáhùn tó fún wa táwa ń ṣe tí ó fẹ́ fún tí ó fi pàwá rẹ̀ bó ti òká lè pé tó ààrin kankan ti fẹ́lọ ohun tó yẹ ká ṣe èyí tí ó fi lẹ́tọ̀ lórí wa òun lọ́pọ̀ jù ọba tí ń sìn wá ta sọ pá ń sìn ọba tó yẹ fọ́tò wa rere báyìí adúpẹ́ ohun ìwọ̀n ọlọ́run náà ti jòkóta pọ̀ tó yìí bẹ́ẹ̀ àwọn kan pọ̀ jù wá lọ tí wọ́n ń ṣe tọ́lọ́wọ́n ọ̀fẹ́ rárá rárá tó jẹ́ pé bọ́yá ń bẹ ní òhùn tí wọ́n ń jó láwọn náà láwọn sọdún lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n mú tí wọ́n ń ṣe gbogbo oníran tọ́lọ́wọ́n lọ́lọ́mẹ́ ń bá já sí agbò kan yóò tó bí oṣù mẹ́rin nìkan lálẹ́ gbogbo wọn ìhòhò ní wọ́n wà tí wọ́n ń gbé wà rájò Abdullahi wọ́n lọ gbá lọ́lọ́wọ́ yóò ká wọn wọ́n bá mú kí wọ́n tó jọ wọ́n jọ sí síra wọn lérí ìbẹ̀mọ̀jọ àmà pé àsórí lọ́lọ́n sí fún wa tó báyìí tọ́yẹ́ pé èyàn ò lè sọ fáwọn ohun wípé nígbẹ̀ǹsẹ̀ yọ̀ọ̀dá àwọn gbà pé àwa ni òyìí àti tọba jíbẹ̀ ọpẹ́ yẹwà àbẹ́ òyẹwà alálàáfíà báyàbá alálàáfíà alhamdulillah ọlọ́run ni wọ́n ń sìn wá ní àbáwàlà ń sìn yìí ọlọ́run sìn wá ní ń sorí fún wa lójoojúmọ́ ń tọ́jú wa ń kẹ́ wa ń rè wa ń gẹ̀ wa ń sọ wa ń gbọ́ bùkátà ẹnu wọn díẹ̀ díẹ̀ tá a ṣe fún yìí náà kọ̀yọ̀dá báwọn ní o wọ́n ti jìyà lórí ẹ̀ Ọlọ́run àti ọlọ́dọ̀ rẹ̀ o. Ìjọ Nefat, ọjọ́ ìjọ kan tọ́lọ̀n fi ṣe mọ̀táyé tó gbé sọ́dọ̀ àwa dúgbú tó gbé sọ́dọ̀ wa Nàìjíríà tó wá ń kárí ayé lọ. Gẹ́gẹ́ alkára ni Ọlọ́run pé wa fil ardi ayatun lil muqinin wa fi anfusikum afala tubsirun. Ọlọ́run ní àwọn áyà ọmọ ṣẹlẹ̀ lórílẹ̀ ayé kí ní jẹ́ áyà, àríṣẹ́ mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ mọ̀jísà ní jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé bí lọ́rọ̀ ọba ṣe ẹnìkan ò lè ṣe òun ní rúnẹ́sàtì àtàwọn ẹgbẹ́ mi náà ní Islam tó hù lásìkò tó hù tó ń ṣàdúrù nǹkan tí ń ṣe yìí láyé ìgbà tí ayé ti dọ̀tí tó ti bàjẹ́ táà lè rí èèyàn pè kọ́ dáhùn bọ̀rọ̀ tàbá bèèrè lọ́wọ́ àwọn tó dálẹ̀ pé kílẹ̀ fi pè àwọn èèyàn wọn lè sọ àwọn arípé fúnra ara ọlọ́run ló pè gbogbo wájọ́ àbádọ́ wá fi mẹ́sàtì pè mọ̀ dáadáa lágbàáyé báyìí táwọn ẹgbẹ́ mi náà tó ń kọ̀sì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọba náà la fún alhamdulillah ọba náà la dúpẹ́ fún alhamdulillah láì tí ìgbé ogún ọdún ọgbọ̀n ọdún lẹ́yìn tí ṣe nǹkan mèrè mèrè mèrè ọlọ́run jẹ́ tó gbẹ̀rún ọdún ọlọ́run jẹ́ tó ọjọ́ gbẹ̀rún àìmọye Ọlọ́run Muhammad. A dúpẹ́ pé ọlọ́run tún ní ọdún yìí bá wa láyé, àjọ̀bí annabawa Muhammadu. A ń ṣe sí gìfàárù mẹ́wàá, a ń ṣe àtàlátù mẹ́wàá, a ti láìlá ilá ọ̀nà bẹ́ẹ̀. Ṣùgbọ́n wù mí ká ṣe lórí ìgbó. Kọ́dà rẹ̀ náà. Ṣọ́dù láìlọ́ta lọ́rí kí nígbàtà rẹ̀ ṣe sí gẹ̀fàrú mẹ́wàá yìí jẹ́ kọ́kàn rẹ̀ sáré lọ bí àwọn nǹkan tó ṣe tí ọ̀dá lọ́wìn sókè lọ́wìn sókè ọlọ́run ti bàdí rẹ̀ náà ní jẹ́jẹ́ àmọ́kọ́mọ́ jẹ́ tọ́wọ́bátà nà sóhàn afẹ́fi túbà lọ́dọ̀ ọlọ́run nǹkan báyìí bàjẹ́ lọ́wọ́ mi èmi mo ṣe nǹkan báyìí ọlọ́run ọ̀fẹ́ mo ṣe láàrin bàtà ìyẹnu wọn náà wọ́n ní ká ṣe àtikáàrù náà ni rẹ́pùtì ọ̀rọ̀ mẹ́tọ́nà àgbà pé òwú ahẹ́kọ́ pé òun ní kẹ̀ ẹ́ Abdulaziz Maruf wọ́n láwọn fẹ́ tásìkì yọ́ tẹ́lẹ̀ àgbóní ìtàmí ìtàǹsí tọ́lọ̀ fi ń tẹ́wa tí fi ń tẹ́wa lẹ́yìn náà a tún wá ṣe àtọ̀ láti fún sí ọlọ́run ọmọ àníwọ̀ tó láti dájọ ọmọ lójú ọdún yìí fọ́lọ́n jẹ́ tó sọ̀pọ̀ láyé àmì lórí ìtàǹsí lónìí àwọn kan ọmọ tí láàrin wa mọ̀ sáàfi jọ sí ti ti mú kọ́dà ní nǹkan bí oṣù kan lára ní ìṣẹ̀ṣẹ̀ papòdà kádọ̀ ọ̀sẹ̀ kan kọ́dà láàrin jọ méjì kọ́dà lánàá kọ́dà wọ́n ti ẹlòmí lọ́wọ́ báyìí ìtọ́lọ̀ wá ní káwọn sì wà lórí mímí lórí ilẹ̀ káfí àtàlátù ránṣẹ́ tó ti ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta dáadàkọ Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹrin àti la ilaha illallah kí ọlọ́run ó tún ṣe gbogbo nǹkan rọ̀ fún wa jù báyìí lọ àmín kádà níyàwó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 أكبر الله الله أكبر الله الله أكبر الله الله أكبر الله الله أكبر الله اللهم كل ما قدمنا وما أخرنا يجوز ما أصغرنا وما أقحينا يتعامل هنا أسياد فتوالة وما يبقى علينا وما حمل علينا يجوزها أنا أجاب يجوزها علي لا بيلا ما يبقى الجوج لا توافقنا إن نسينا أو أخطأ الله سبحانه وتعالى ولا تحمل علينا إصرا كما عملته ولا الذين من قبلنا الله ما بيانا دي جرى بيتي جادة تاجوا لا تحملنا ما لا طاقة لنا بيتنا يوم نسالة مبعاو وعنا وعدكم فيا لنا ẹ̀sìn wá wọ̀rọ̀hámnà aláàkùnkú ọ̀dọ̀rọ̀ fún wa wọ́n láti ọ̀rọ̀ tó wà sórùn alẹ́kọ̀ọ́mù ìkẹ̀mọ̀ wá sọ lórí ogun àwọn kèfèrí àtàlátù lọ́kọ̀ báyìí àmọ́gásọ́sọ̀ ìgbàlátù ẹja dápa nẹ́bì ta torí ẹ̀wà Ìjẹ́ni kan mọ́ dákẹ́ ò sọ bá ti dákẹ́ ọba àtàgbẹ̀dọ́ nẹ́bì ni ò. Sallallahu alaihi wasallam. Ọba ti ní ẹnu ẹnu ẹnu ọba àrùn lọ́wọ́ sílẹ̀. Ẹnu ọba ta ọlọ́run ó fi ṣe ìgbòkè láíláí tẹ́nìkan ní wà lọ́nà wa Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah Muhammad Rasulullah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 وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم منهم مغفرة وأجرا عظيما lọ́wọ́ lábá mẹ́bí tító gbogbo ipò tẹ́nìkọ̀ kan wá ti dé láwùjọ bí láwùjọ ọ̀nú ládúgbò nínú ẹgbẹ́ nù jẹ́ ọlọ́mọ́fà ara lọ Ìgbàtàbà tún sọdún ní báyìí ọlọ́njá tó jù báyìí lọ. Ọlá agbọ́lọ́wọ́ tàlábì bá fẹ́ ṣe fún yìí, gbogbo àdáwọ́lé ọlọ́gbó ti ṣe ní ọ̀rọ̀ mọ́ sọ wá di kèfèrí kí o tó ṣe ń tàn fẹ́ ah. bá wá ṣe ń tàn tán mọ́jà di kèfèrí jẹ́rì ah. ogun nẹ́fẹ́láṣọ́ lọ́n fàlbárkà ti jùlá ẹ̀rọ tó lá alẹ́ ìsàlámùlá alẹ́ عليه صلاة الله عليه صلاة الله عليه صلاة الله عليه صلاة الله عليه صلاة الله عليه صلاة الله عليه صلاة الله عليه صلاة الله من سلام الله من سلام الله من سلام الله عليه صلاة الله عليه سلام الله عليه صلاة الله عليه سلام الله عليه فلا صلى عليه سلام الله الله عليه على حبيبك المصطفى الكريم على ما في كفى النبي محمد رحمه اللهم صلاة على حبيبك الكريم ولا صلاة تاجفور لديك ندوى محمد مقامنا هذا ندي دوة جلسي وفي وقفتنا هذا أتنا جماعة واوي وفي قيامنا هذا أتبدا نتقاوي في هذا الوقت المبارك إنه جاء بركة البركة مولد الرسول صلى الله عليه وسلم وتعفين التوجيه ندوى محمد اجعل حوائجنا مقدية متى ولا ندوى محمد كبكات نتقاوي بيها جميع أمورنا ميسرة كنت لبنك فيلا جدي ورون وديوننا مقدية كنت لبنك فيلا جلال مكان خوفنا أمنا تعيطيك فيلا تبالي ألا مجعنا برنبا ومكان أمننا تيسيرا وبركة يتبقى ما لكي أنا بوضع يداري فيها وله وبارك في أوطاننا الله فيكم وقنا الفين المتاوي وبارك لنا في أسرتنا وديا مطلقا الله جانا جزء الهاتيا وفي جمعية نصفت جانا نصفت ولن تبقى ما لكي وعلمائها àtọ́gbà àwọn tó ń darí bẹ̀gbẹ́ ọlọ́pàdálọ̀ wà ìmẹ́tìhà ọjọ́ àwọn àfáàdì ọlọ́mẹ́ta rọ́rọ́ mẹ́ta aláàdárí kakọ̀dì ọlọ́run lágbára láti tó bẹ́ẹ̀ mẹ́ta ah, tó gbọ́n táàrí ولا حول ولا قوة إلا بالله لا ترى فالوتو قدو ولو لا كري إلا الله لكو أفو لهم لتوتينا قدوا أجوكو لا إله إلا الله La la la لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله Ọdún kòtò dáadáa kọ́lá mẹ́ta rẹ̀ ń bí kòtò àmdájọ́ sílè sí ọlọ́run, kọ́lá wọn mẹ́ta àmdájọ́ ń rẹ̀ ìlànà àdà òlàlá, ìlànà àdà òlàlá.

وابو اسرار ربوبيتي ارجنا برميتي ازليتي يبو اتفاق المنزات عن كيفية اللهم وافي وعوفي يبو اللهم لا يتكفر عنك افا ما كفر الصفة الجوارية ابا واتف القاضي وعلاق التي ابا واتف القاضي عوفي اللهم كل ما نريد اللهم في الدكتور اللهم مسا يبتعه فعلا اللهم الله Àkúwọ́ta ilá ti bá ilá jẹ́. Wọ́n fojú ọ̀nà náà Muhammadu wa. Ẹn dá lórí mẹ́jọ ọgbà jẹ́ lọ́la. Gbogbo ẹni tí mìíràn bá jẹ́ òkú وبكل بسم الله من عدونا وعدو الله وقلت لا حول ولا قوة إلا بالله العظيم إجوا إلى من نورتك ونوزلك Ọbẹ̀ láti wẹ́ ìjẹ́ tí ń ṣe ìjọ́ tó ti bẹ̀rẹ̀ ọ̀tọ́rọ̀ rọ́pùlù. Wọ́n fi dórí àwọn tó ti rẹ̀ pàtàkì ìlọ́rùn kò tó pẹ̀lú lórí. Wọ́n ni ájì tó rọ́pùlù. Àwọn kan tó gbóúnjẹ wá lọ́kùnrin lóbìnrin. Àwọn kan gbóná fún ọ̀pọ̀ wá. Wọ́n ni ẹ̀ṣọ́ yóò náwó kankan àwọn kan ló kó lórí oúnjẹ. Ọgbọ́n lọ́mọ ọkùnrin. الفاتحة بسم الله الرحمن الرحيم لما أبرأ ظنون توانا مرهود مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àwọn gómìnà wa nílùú Èkó Muhammadu Raji Fáṣọlá adúgbọ́lọ́dọ̀ ọlọ́run tó bèèrè ogun Islam ọlọ́run bá wà bí tó sọ ọmọ ọlọ́run èyí tó bá tún ní kókù tí ó ṣe tí ẹ̀yẹ ìsìláàmù tí ẹ̀yẹ alkùránì tí ẹ̀yẹ anẹ́gbọ́n ọ̀rọ̀ tàbà tó ṣe. nàìjíríà ń lóyún báyìí lórí ìtaní ètò lórí wa ọwà lọ́dọ̀ ọ̀rẹ́ ọlọ́run wọ́n sàdá ìsìláàmù lẹ́jọ́ orí ń bẹ̀. wọ́n rẹ̀ wá dá gbogbo ìbánilẹ́gbẹ̀ orí ń bẹ̀ ìsàmì dáadáa kágbọ́. Àmín. Ọlọ́mọdé Nàìjíríà rí o. Àmín. Mo fi àpè iná bẹ̀lọ́ fún àfáà mi àgbà, Jẹ́ta Adam, ọlọ́mbà àbùkúkẹ wọn, ọdúnlọ́mbà ìtara, ọdún tájì jí ìtọ́lọ́mbà àbùkúkẹ wọn, ọdúnlọ́mbà àbùkúkẹ wọn, ọdúnlọ́tọ̀. عبوا قدر من الله سوى حبيب الله آدم عبد الله العلوي أدام الله حياته فاتج إن أو أو إن فاتج ذاك وفي قلب أبو مسيح آدم لا يدني àtàfàgbà ọba tí ó rà kó ọlọ́ba tó kì wọ́n. látọ̀rí ọwá tàfíjìlá ọdíkárí gbogbo kàmàlíyà àdàbíyà ọlọ́ba tó kì wọ́n. àti àwọn òjíṣẹ́ ọlọ́run lápapọ̀ àti ẹ̀yìn àfáà ní nípa ìjúmọ́lẹ̀ ní ma bá ìdúgbọ́rọ̀dọ̀ ọlọ́run látọ̀ orí sókàtùlá ẹ̀yìn ọlọ́run ti sọ̀kankan sí ní yìí wọ́n lè pọ́n ilé ní o àfáà ní ìbẹ̀mí alúwà láti bí ogún ọdún kọ́lọ̀ wọn dà

Gbogbo àwọn tàwà tí ó túnlẹ̀ kún láti ìsì pọ̀ dálùkù láti pọ̀ kálùkù ohun tó ń fi ìsì ọlọ́run òjò ìlọ wà. Kí a sì kàmì àti ìjọ ẹkùsẹ́, ẹkùsẹ́ nílé ẹkùsẹ́ lóko, ẹkùsẹ́ Nàìjíríà, ẹkùsẹ́ ní other country. Gbogbo ẹ̀là ń bá tàà bá ti travel out, à ń bá ọwọ́ yí kàkiri. Ọlọ́run tó dá ìdúródè yìí tó dá ìdúródè yìí, mọ́jọ dábùkù gbọ̀ yìí. Ààrùn. Ṣẹ̀tá ni ó fẹ́ rú nǹkan báyìí, ìfẹ́ bàjẹ́ ni, ibi ẹ̀yìn ẹmà wá rí ti lọ tóhun ti kì lọ́dọ̀ ọlọ́run tóhun ti rú yóò fẹ́ kí ẹni bú bá olúwa rẹ̀ pápá bí ọba ti jẹ́ tì dárí ọlọ́run ní jọ́rọ̀ yìí ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا wọ́n ní ká sọ̀rọ̀ lórí àtàwákùl alàláì ìdúró tọ́lọ́run ni wọ́n pè tọ́fíìkì kádúró tọ́lọ́run ẹjá pé Àjọbí Muhammad kò ní já ti máa. Ọmọ mi ní náà kò rọ̀dán, bàbá bọ̀ ọmọ náà kò rọ̀dán. Àjọbí Muhammad kò ní já ti máa ẹ̀kú ọdún gbogbo mọ̀mí náà ti ẹ̀kú iye fún àjọbí mọ̀ọ́mà oníjà sí máa gbogbo mọ̀mí náà ẹ̀kú ọdún gbogbo mọ̀mí náà ti ẹ̀kú iye fún àjọbí mọ̀ọ́mà oníjà sí máa ننطلق láàrin ìtẹ́jú díẹ̀ ìwọ̀n dá mọ́ sí náà àbọ̀dọ̀ dá àtìkò ọ̀ràn èèyàn kọjá ká máa tún jẹ̀bi ọlọ́run lọ níwọ̀n bá lamárí sọ ń bẹ̀ kọ́lọ̀ ń já ṣe púpọ̀ àtàwọn akólọ alọ́lá ìgbéra lé ọlọ́run báwo làá tí í ṣe márùn-ún júwe àpẹẹrẹ wo làá fi mọ̀ pé ẹni ìgbára lé ọlọ́run ààfin nǹkan márùn-ún sàlàyé àǹfààní tí ń bẹ ń bí agbára lé ọlọ́run ọjọ́ mẹ́ẹ̀dógún. ara alkùránì yóò máa wọlé síbẹ̀ àdíjẹ́ yóò máa wọlé síbẹ̀ bí n máa tí wọlé oníkálukú ọmọ mú tọ́bá fẹ́ mú tàbá sì níbẹ̀ lérí ẹ̀ká dèmọ́lẹ̀ التوكل على الله إبرا لله وولئي موضوعك لكل أبرا púpọ̀ kí ni túmọ̀ rẹ̀ ní Yorùbá òun náà ni ìdára bí ọlọ́run òun náà ni ìgbẹ̀mí bí ọlọ́run láì ní bojú obì kankan mọ́ lábùsùn náà lọ́dọ̀ lárúbáwá méjì ni tàbá sádẹ̀ sí àni àtàwà kúlù sáré sádà torí kamláza òun ni àtàwọ́kùnrin àrí sádà àjàgbìmọ́ ká báwọn jí lọ àtàwọ́kùnrin àtàwọ́kùnrin bẹ́yàn máa fúra tí ọba ní màá wí ahán àmà gbé ní ìdè lárúbáwá fi yọ máa ta púpọ̀ ní gbogbo èdè láyé ní àbá ti rí lárúbáwá mú àwọn ìjọba yọ̀lẹ́ni orílẹ̀-èdè yókù yìí ó burú púpọ̀ ẹlẹ́ẹ̀kejì àtàwákúlù àtàwákúlù àníjágbémọ́ àmá àfà àfà wáwù ní wáwù yẹ lẹ́ẹ̀kan ajágbémọ́ káàfù ní àtàwákúlù àmá ní kí a ní jágbémọ́ káàfù mọ́ wáwù yẹ láàfún ní mọ́dù a ní àtàwákúlù àtàwákúlù àtàwákúlù ìfẹ́jọbọ̀kẹ́ẹ̀ ní tàwákùlù ìgbáralé tí ò rí tí ò pọ̀sí àtàwákùlù òun ni ìgbáralé tó níṣẹ́ nú ìgbáralé ọlọ́run tó níṣẹ́ nú tíyàn tí bó ti tán kó tó bá ọlọ́run ní tàwákùlù èyí ní Islam faramọ́ àmá àtàwákùlù ìyọ̀lẹ́ ní jẹ́rẹ̀ ẹni tí ó ṣòwò ẹni tí ó ṣàdúrà ẹni tí ó gbìyànjú tó lọ gbára lọ́rọ̀ oníjẹta wá kúlù ẹ̀kọ́lẹ̀nù olóró jùlọ ìsìlámù ọ̀faramọ́ta wá kúlù ìyọlẹ̀ wà kúlù kíyàn wàhálà gbìyànjú wá gbára lé هو الاعتماد الكلي على شيء ومعني الدمج كان قطع قطع لا فغير ما يعتمد عليه náà ni ká fara kì nǹkan kágbẹ̀mí lé nǹkan. Wallahu subhanahu wa ta'ala. Àbá ìjẹ́kì tó dámi tó dá ọ náà. Yẹ annahu òun ni kìí sú òun ni kìí sùn òun ni kìí wo òun ni kìí tọ́lọ́dọ̀ ẹ̀ òun ni kán òun ni mutawakkal alayhi tápadà sí bó ní ba tọ́láyẹ́pẹ́ èèyàn ni yọ padà kú níjọ́ kan tọ́láyẹ́pẹ́ kò ní yọ padà parẹ́ níjọ́ kan tọ́láyẹ́pẹ́ ìjẹ̀lú ni yọ padà tẹ́ níjọ́ kan Bákanáà gbogbo wa níwájú Ọlọ́run àtàwákùlù alàlọ́à. Wàdá ìrùwọ́dá ìbò. Nígbà bá ti yàtọ̀ sọ́lọ́run ọlẹ́ ní. Wàdá ìfò láàrin àtẹ́mìdọ̀ alàdọ̀ ìbò. Ọlẹ́ ọgbọ́rọ̀ gbára lọ́lẹ̀ àwọn méjì ń kọ́ okú ànùlà àwọn méjì ọjà sí. Ọlẹ́ tó gbára lé ọlẹ́. Wọ́n rí bí wọ́n bá lágbàá kan, ọwọ́ fún yí ọlẹ́ kan. Wọ́n bá lágbàá kan, bọ́lọ̀ ti ta gbogbo wa sínú ayé nù káìrò máa rí tàwákàlà alẹ́ ẹni tó fi lọ́lá jù tá agbára lé fúwọ́lọ́ Insha Allah Allah wallahu la ilaha illa huwa فعلى الله فليتوكل المتوكلون وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين الله لا وعلى الله فليتوكل المؤمنون وأطيعوا الله ربنا Gbogbo ẹwà Mùsùlùmí Nàìjíríà àti lágbàáyé àti òlà ẹjá ojú tẹ̀lé Ọlọ́run ayáyá. Lẹ́yìn tí tẹ̀lé Ọlọ́run ìtẹ̀lá nàbì ló kù. Fẹ́yìn tẹ̀lé lọ́gbẹ̀ẹ́ ìtẹ̀lé ànábì ọdá lórí súnnà méjèèjì tọ́lọ́ ń pè wá sí náà nù alkìtàbù wà súnnà gbogbo tó wù ó lè ṣẹlẹ̀ láyé kọsẹ̀rin ọlọ́wọ́ ànábì ti sọ fún akalẹ̀ tẹ́lẹ̀ ìwọ tí lè rẹ̀ dàrú padà ọlọ́run ìwọ tí sọ́ọ̀bù rẹ̀ ọjà fẹ́ gbà mo ṣe kò lójútú mo lọ mọ́bọ̀ wọn orójútú ẹ̀kọ́ yanjú àti Allah àti Rasula fáìntàwà láìtún wọ́n máa lọ́rọ̀ tó lè lálbàlá olùmọ̀mí. fáìntàwà láìtún tẹ́lọ́wà sọ pé nígbà ipé kò sí nǹkan tó ṣe mọ́ ti máa ní ológun wọ́n mọ pásítọ̀ tó gbóná wọ́n mọ aláwo tí ó rẹ́ pé kìí bá kí fa'in tawallaytum ta bá sọ fún ìdẹ bá rẹ̀ gbọ́ wa innama ala rasulina al-balagul mubin òsìn tọ́ka òjíṣẹ́ ọlọ́run jú kó jíṣẹ́ lọ ní àwọn ṣe gbé nẹ́sàtì kalẹ̀ ìkẹ́ ẹ̀mà wá sí àfikárù torípọ̀ ọjẹ́ gbèsè ẹ̀mà sí la torípọ̀ ọ̀gbádùn ẹ máa wá dárúkọ ọlọ́run torí pé òwúfẹ́ ẹ máa wá dárúkọ ànábì ẹ máa ka alkùránì torí pé ọ̀rọ́kọ ẹ máa wá dárúkọ ọlọ́run torí pé òríyàwó kámọ́ lọ lé kí mọ́ kámọ́ yabi kí mọ́ Allah Allah Allah إله إلا هو لا إله إلا هو ọ̀nà mẹ́ta náà ni tàwídì dúró lérí ìmọ́lọ́lọ́kan tàwídì ìlòhíyà lọ́dọ̀ àwọn ní ṣúfí àti lọ́dọ̀ àwọn alùsùnnà gbogbo àwọn tọ́mọ̀ nípa ọlọ́run agbẹ́dàn kan náà wọ́n ti kú ò níbi tí wọ́n máa pìrìsẹ́ntì ẹ̀ tí wọ́n ti máa lò ní wọ́n ti yà lọ́tọ̀ọ̀tọ̀ tàwídì kan náà ni àti ṣúfí àti sálàfí àti gbogbo ẹni tí ìṣẹ́tọ́lọ́run gbogbo agbọ́ni tọ̀hídì wá fí mẹ́ta péré tọ̀hídì olùhíyá ìsọ́lọ̀m lọ́kan tọ̀hídì rọ̀bọ̀bíyá ìmójútó ìmẹ́ni tí ń tọ́ni tí rẹni tí fúnni tí gbà lọ́wọ́ ẹni tí ń sọ́ni tí dáàbòbò ni púpọ̀ kan náà ni àti tọ̀hídì ìbádà kẹsìn wọ́n jọra wọn kẹsìn sọ̀rọ̀lù sífàtì yìí nípa bábà ròyìn ọlọ́run ká mọ́ sí ròyìn ká mọ́ gbé ròyìn ọlọ́run fẹ́ dà ọlọ́run ara táwà kólò ní ìmọ́lọ́run dúró tì táàfi lẹ́sàn táàfi rí kọmíṣàn gbà láyé àti lọ́run tawhidul uluhiyya iná ní ní màpítà ń dáyé ta wahidun la ilaha illa هو الرحمن الرحيم وإلهكم إله بان لا إله إلا هو الرحمن الرحيم إلهكم أي جنبا ولكم تعني لني لري Ọlọ́run ni, wọ́n ilé ọlọ́run ni, wọ́n ilé àwọn ọba nínú jẹ́ ọlọ́run ni, níbi tá lo ìláhù sí ni gbogbo ohun típa ọ̀ká. Níbi tá wà lọ rọ́bùn sí, iná ẹ̀lẹ́ni tí ń tí ènì ẹni, tí ń fún ni jẹ, tí ń fún ni mu, tí ń sọ ni, tí ń dáàbòbò ni rọ́bù. إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدوه إن هذه أمتكم أمة واحدة نحن زهزاء كما يلطوتو هذه الأمة الأمة المحمدية الإسلامية إجاي نزفاتني طريبني أرسال آه، الدينني نجمني نقوميوني تيالسيني جلقوا لجا لجا لجا أمة واحدة Ọ̀gá kan náà lá ní èé àwọ́ àti tọ́rọ wádà báyìí. Wọ́n rọ̀bùkún fàbùdún. Rọ̀bùkún fàbùdún. Èmi ni rọ̀bù yìí, ìtumọ̀ rọ̀bù lédè lárúbáwá, òun náà ni mẹ́yìn

fàbùdó ní náà lẹ́sìn lẹ́rù ń bà ní ẹ̀sìn tẹ́mbá owó èmi ẹ̀sìn tẹ́mbá wọmọ èmi ẹ̀sìn tẹ́mbá bílò èmi ẹ̀sìn èmi náà mo lè tí èyí bá ti ṣe mọ̀ sí tèmi márùn-ún, ìmọ́gbàgbé àwọn àlàyé tá ti lórí pé báwo ni àtàwọ́kùn léyàn bá ní mo fẹ́ gbára lọ́lọ́run tó ti gbára lọ́lọ́run rẹ̀ ó tó ṣe déédéé tànẹ́bì àti ti Islam ọgbọ́dọ̀ mọ̀ ṣiṣẹ́ pé ká gbára lọ́run ká mọ́ ṣiṣẹ́ mọ́ni sí ọ̀bẹ̀lẹ̀ á lọ́wọ̀n fẹ́ bá wọn torí a rí àwọn àyà tó pè wá pé lọ́ ṣiṣẹ́ ẹ̀ẹ́dì náà mọ́rú jẹ́jọ́ kan lójòkó nígbà tí ń bẹ ní tọ́wà lórí àlífà ni wọ́n yẹ́bí fásọ láti máa ṣe kí máa jálù kọ́mpìnì ní lójìdì ẹ̀dùn ọmọrù sí bẹ́ẹ̀ a lọ́njẹ́ kan wá bátà àti kan tó jòkó ẹwà náwó ti tẹ́mà Allahumma rizukuni, Allahumma atini, Ọlọ́run fún mi jẹ, Ọlọ́run fún mi mú. Ah, Ẹni ọlọ́run Ọ̀nà ọwọ́ ti sẹ́mà ah, pé fún ọjẹ́ tó ọ̀ lọ bí sẹ́ni bàbá wà ní kọ̀pá torí ẹgbẹ̀mọ́rú àlífà ni ní máa rìn tọ̀pátọ̀pá lọ́bá nínú gidi lẹ́lẹ́ ọkọ́ ní ilẹ̀ ọba ti tẹ́tàn wá sọ kọ́lọ̀ bá ń fa àlùbáríkà títẹ́ ní kó dọwọ́ kọ́ dọlá kọ́dọ̀ ọ̀lẹ́ ní ọ́ tọ́gbọ́ pé sẹ́mà ọ̀rọ̀ góòlù ni àbí ọ̀rọ̀ bàjáta àbówó ọ̀bọ̀lẹ̀ láti sẹ́mà àkọ́kọ́ ìhó

Ọlọ́run bá sùn nìkan ní dàbí. Lójúmọ́ la ń fi Ọlọ́run. Bílẹ̀ bá sí lọ́dọ̀ tiwa ilẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn kẹni. Àgbòdá wa ń sinmi láwọn kan ti bẹ́. Wọ́n fi hàn ní Ọlọ́run ọba ń kọ́ látà àkóṣòhùn sí na tó ń wọ́n ni wọ́n ṣe máa lọ sùn tó wà fún ìmọ̀ náà Ọlọ́run yanjú ẹ̀. Ìwọ ni ọkọ́kọ́ yanjú ẹ̀ náà. Ìjọba yanjú ẹ̀ tó bá takú Ọlọ́run àbọ̀ yanjú ìyókù alàgbára sí Ọlọ́run. Àwọn mí ń sì gbọ́ àwọn gbára lọ́rọ̀ wọn lóko wọn lódò.

lẹ́yìn ìpínpín ìsìn ìwọ ọlọ́run yìí ń jẹ́ ẹ̀kọ́ fún àwọn àfáà máa bá ṣe ní ṣẹ́ẹ̀sì kò burú máa bá ní ìgbọ́nà kò burú máa bá ní oko òwò kan kò burú láti lè sá fún haramu gbogbo ẹni ṣe ṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú sáwò ní ṣe iṣẹ́ alẹ́mọ́ ṣiṣẹ́ rẹ̀ lọ àgbẹ̀ iṣẹ́ tọ́lá àlùbáríkà ni gbogbo iṣẹ́ tí ìyàn ṣe tí ìbá ti jẹ́ ṣe haramu ọlọ́run á gbàdúrà dáúdà fa'allamnahu sana'ata labusi awakọ̀ bí ó ti máa firin hun aṣọ tí ó máa firin tẹ ìdà sí ọ̀bẹ anábì dáúdà alákọ́kọ́kọ́ tó allamna lahul hadida aṣẹ́rinrọ̀ fún àní ìmọ̀lẹ̀sáàbì gáàsì gbogbo tó bá wù ní kọ́ máa fi ṣe bàbá ti mọ̀kálíkà ìjìnìyàn níṣẹ́ tó jẹ́ pé ó níṣẹ́, iṣẹ́ ìwù níṣẹ́, tí ń bá ń jẹun bẹ̀ tí ń ṣe ló ṣe déédé pé ẹ̀yìn máa lúwá lámàṣá rẹ̀ ti kún iná àmìlú ẹ̀sì tẹ́ ní ẹbá wà àwọn ọlọ́run náà ti ṣe àtọ́lẹ̀ àdúrótọ́lọ́run 21 ni àtọ́ ní ẹlẹ́ẹ̀kejì tí èèyàn fi dúó tọ́lọ́run èyí tó bá tọ́lọ́run mú Tí àyátẹ̀ ni kò ti tẹ́ nígbà àdúrà ó tètè yóò tètè dé ní àbá ní kójú ọmọ ọ̀rọ̀ ní sísánà tí wọ́n sì fi nǹkan kan gbé omi wọ́n lọ bá rọ̀jò fún ọtán wọ́n púpọ̀ fi nǹkan gbé omi omi ò ní bọ́ lọlé ìyànú yàrá rẹ̀ wọ́n bá tẹ̀ tún pọnmi sínú àwọn ọ̀tọ́jẹ̀ ni kọ́ọ̀pù tó fi bú na iṣẹ́ ni tọwájò kómi omi wà nú àmù tọwájò kómi kọwá fi omi mọ́fẹ́ mú mi mọ́fẹ́ mú mi tó mi ó wà á fò wá bọ́ ni ìdílé tó dìde náà iṣẹ́ kan ni a ṣiṣẹ́ ni káṣiṣẹ́ number one kó tó kan fi mọ̀ gbára lọ́lọ́ al-akhasu bil asbab al-akhasu bil asbab kíyàn mọ́pọ̀ oúnjẹ nǹkankan kọmọ́pọ̀ oún tóbi al-akhasu bil asbab kíyàn fi nǹkan ṣe nǹkan ó lè jẹ́kọ́ ọmọ kékeré lọ́kàn ló mọ́pẹ̀ mo jù ọ lọ ó lè jẹ́kọ́ àgbàlagbà lọ́kàn súnmọ́ mọ́pẹ̀ ó jù mẹ́ lọ ó lè jẹ́kọ́ obìnrin ni ọlọ́run lo obìnrin fọ́kùnrin ọlọ́run lọ́kùnrin fóbìnrin ó lọ ọmọdé fágbà ó lo àgbà fọ́mọdé al-aqtubin asbab fọ́mọ́ wa tọ́lábọ̀ ayé àtọ̀rọ̀ púlù òun náà ni kí èèyàn kọ́kọ́ wà nǹkan ní kó tó wá di pé mo jòkó láàrín lọ bá ní Muhammad jọ kan ọlọ́ ẹ̀sì yóò bá ní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ kí àmẹ́lì sí ní pọ̀tọ̀rọ̀ kan ọwá agun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ bí àbíra fún mi ọwá jùlẹ̀ ń tọwá wọlé tán ànábì ní ah aina naqatuka ràkúnmí rẹ̀ dà Mojí lójú ọ̀nà ń bẹ́ntà, ànábì ní Abraham, ẹ̀yìn kọlu wọ́tawọ́kàl. Ànábì ní jáde jáde lọ tó mọ́lẹ̀, tó mọ́lẹ̀ kó tó wá, ó ní tàràtù ha alàlbáàdù wọ́tawọ́kàtù alàlá. Ó ní mo gbé àkúnmì ní síta, wọ́n wá gbára lé ọlọ́run pé nǹkan kan ò ní ṣe, ànábì ní, ah, Abraham, tètè jáde, ẹ̀kọ́lùhù lọ́ọ́ dè mẹ́lẹ̀ pọ́tàwákàl àlàlá kọ́ọ̀tọ̀tẹ̀ wá dúró tọ́lọ́mù gbà náà. Nígbà tó fi ràkún ní títa tó só mọ́lẹ̀. Ní wọn bá ti ẹ̀gbẹ́ yóò rìn lọ fún rẹ̀. Àwọn àjọ máa dàmú, ó sì kú dàmú bára rẹ̀ ló kú dé gan ìdàmú bèbè tó wá wálé. Jáde lọ só mọ́lẹ̀ náà, bàbá só mọ́lẹ̀ tán, ọwá dúró tọ́lọ́hun. Ìyá máa jẹ́ fọ́lọ́hun sọ́kọ́ máa fòkun ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pọ̀. Tọ́jábọ̀, fọ́lọ́hun ti máa wòrán sí ìjábọ̀ nù nítorí ọkùn tó yí wọ́n gígun ọ̀pẹ́ tí í ṣe ọkọ̀ ọ̀gẹ̀dẹ̀ àwọn máa jẹ́ ọwọ́ sí mi àti wọn àṣọ́ra àníkọ́lọ̀wọ̀n sọ wa àti pé àníkọ́lọ̀wọ̀n fún wa al-akhadhu bil asbab in tó bá yẹ káfíṣe ní káfíṣe ní èyí tó bá yẹ káfíṣe èjì káfíṣe èjì a mọ̀ tuntun tí wọ́n sọ̀rọ̀ nítì wọ́n lá níbi ìjọba pẹ́sidẹ̀ntì wa tuntun wọ́n náà ní ìdìnkà báyìí a ní ìdìnkà báyìí orí tá lò sínú orí tá lò sínú mọ́ bá sọ fún wa bó láti mọ̀ ọ̀nà àbáwọlé táàfi dọ́dọ̀ ọlọ́run àti káàrin náà bá nínú àbáwọlé àríwá ìwọlé ẹlẹ́kìtì ẹlẹ́kẹta nú àwọn àkọ́kọ́ ìgbésẹ̀ táàgbé kó tó di

torí pé bá bá fẹ́ fẹ́yàwó kí ó ṣe jọ́ta bá kòbìnrin ní ọ̀dáwó kó làwọ́ wá ti rí pé ọfẹ́ fẹ́mi lóòtọ́ náà fẹ́ fẹ́ ọyọ́ wà á lálàáfí rẹ̀ díẹ̀ tó ó ti mọ̀ pé tó ń bá wọlé tán tó ó tún rántí mọ́ mi ni mọ́rọ̀ ọlọ́run ti gbà láwọ̀ ẹ̀dá ti rí nù àwọn ìyẹn lọ́fà gbogbo àdúrà tó ṣe títọ́ rẹ̀ tí ó gbà ọlọ́run ti rí ọ̀ ọlọ́run ti mọ̀ ń wò pé ọ́ sá lọ àbọ̀ ní sá lọ ọ́ dúró àbọ̀ ní dúró aláàzùmọ̀ kọ́ọ̀lù oó tààlá kó tó dípa agbára lé ọlọ́run èèyàn dámù rẹ̀ yọ mọ́kàn kí lọ́lọ́run wí ń tó múra gidigidi tátọ́ wá gbogbo ń tẹ́yìn bí ṣe atawakkal ala Allah Anábi sallallahu alaihi wasallam. Ẹyọ bá nábi dáadáa. Sallallahu alaihi wasallam. Ẹ́rí gbogbo àwọn rẹ́fẹ́nsì bá mú wa gbogbo nínú Al-Qur'ani nínú àdísà nábi. Ẹgbà tọ́lọ ní káàdì nábi ọjáde mọ́ta. Ẹ́sì mọ̀ pé èèyàn ọgbọ́dọ̀ dákẹ́ lásán. Ọlọ́run náà fẹ́ ká sí kìí sọ̀fẹ́ o ọ́ tó ń tẹ́ ẹkùn sí ẹgbẹ́ ẹkùn tì síwájú bọ́ bá dámi síwájú lọ́ fi tẹ ilẹ̀ tútù anábìfẹ́ kó mọ́ka ń pàtọ́lọ́ ní jáde táwọn kèrè rí fẹ́ pa àwọn àtọ fún mọ́mọ̀ alì pé ìwọ mọ́mọ̀ alì òpònú ni àwọn kèrè rí wọ̀nyí ìwọ̀sùn sí rí bẹ́ẹ̀dì yìí gbé kámàrò pé mẹ́mẹ́ ṣùgbọ́n kí ló ṣe tó tún wá ló láákà ìṣe ẹjẹ́ àtàn wọn ẹni ẹ̀tàn ni wọ́n kálí ọlọ́sùn lórí bẹ́ẹ̀dì mọ́mọ́ àjọwà lọ́sùn lórí bẹ́ẹ̀dì ọdá tó borí àwọn wọn ń wà nẹ́bì ránṣẹ́ nínú pàlàpàlà lẹ̀kùn wípé òun ní bẹ́ẹ̀lẹ̀ fún ọmọ fún ṣẹ́ láti jáde níbi tí wọ́n ṣe ọlọ́run fún láyà pé máa kéèlù wọn pé ọjà alínàmí bẹ́yìn àìdí ìrìn sàdáà ومن ألفه سردا فأبتيناهم لا يبصرون أيها النبي محمد صلى الله عليه وسلم إذا ما جنبي لني عند جونيو مولد لانسيو أنا بذكر آية تنتظر تلو نيوكي Oṣùgbù ọ̀pẹ̀. Tẹ́mọ̀ yí pé ọ̀rọ̀ ọ̀rùn fọ́lọ́run fún ẹ̀ kó kù wọn lórun láì sọfà nẹ́bì pé kí nǹkan. Tí sọfà nẹ́bì pé kí nǹkan, ìyẹn tí ìwọ náà tí ó wàhálà díẹ̀ kátó gbàdúrà rẹ̀ tí èèyàn arẹ́gbò ń jẹ́ òní ẹ̀yìn òtí tí òun pé wọ́n ti gbà àwọn àkátó ní ẹmọ́sà tí àwọn lẹ́ṣẹ́ ní lẹ́ṣẹ́ ní o ẹmọ́dà wọn lóhun o àwọn ṣe o wọ́n ní tẹ́rẹ fún yìí ni haramu ni ẹmọ́sì ìtọ́lọ̀wọ̀n fẹ́ ni ẹmọ́sì àwọn ogun máa hàlà kìtàbù ọ̀túnnà ẹn tí alkùnrin bá ti ṣe lẹ́tọ̀ tí túnnà ṣe lẹ́tọ̀ ẹ̀sàdúà ẹ̀sẹ̀ sàárà ẹgbìyànjú lọ́sẹ̀ ẹgbìyànjú lórí nígbàtà àbá ti kúrò lọ́dọ̀ ọlọ́run àrẹ́bì ṣe bẹ́ẹ̀ wọ́n sùn lọ ọlọ́run tó wá ní pé nǹkan lẹ́yìnwà tó ní ó pè tó wá ní búwọ̀pẹ̀ tọ́wà búwọ̀pẹ̀ wọ́n ń dalé wọn lé wọ́n wá lọ tí bí ọ̀bá búwọ̀pẹ̀ tọ́lọ̀ fún ọlọ́run wá tún kọ́ lẹ́kọ̀ọ́ wípé ẹ pẹ̀pù ọlọ́run tó ní wọ́n sápamọ́ tí kò lè pàpà tó kù wọ́n lórun lẹ́ẹ̀kan tí kò lè kù wọ́n lórun kọ́mọ́ lọ kọ́mọ́ ni wọ́n àti ìsápamọ́ ìfarapamọ́ náà nínú tí jẹ́ táwà kúrò alàláì ní táà fi gbára tọ́lọ́run bí ọba ẹ̀kọ́ sá sáńbẹ́ o àjẹ́jẹ́ máa ń bẹ láti gbọ́ rẹ̀ lọ́lọ́run tó lájẹ́ ọlọ́run lọ́mọ́ mọ̀ sí ó bẹ́ o ìjẹ́ tí ó ṣe tọ́lọ́run nù o kọ́lá tí ó ti ẹ̀jìyà ìyẹrí fún bọ́ọ̀ bá yẹrí fún bá nẹ́bìn fi yẹrí fára tó kó nù kòtò rú ọlọ́fàá o ẹni ọlá yẹ pé kí kó kí o ẹni ọlá yẹ pé kí kó kí o àwọn alọ láyà pé kò sí ọlọ́m̀bẹ tí ń bẹ tó gbé kalẹ̀ náà nù ẹ́ kò ní ta bá jẹ kò ní ta bó só ọlọ́run ló sì ní ọmọ jẹ́ ọlọ́run ló ní ọmọ só yóò tó lù ọ́nà òórùn só rẹ̀ ọpa o fún ara ọlọ́run lọ́gbà nẹ́bì kalẹ̀ tí sì ń sọ ń sì ń dáàbòbò àwọn ará mọ́kàwá kó kátàlíbò wọ́n ní ànábì yọ bá tẹwa jẹ́ wọ́n wá ṣe mítìnì ní ilé bì wípé ọmọ tẹ́ ń pè Muhammadu yọ bá tẹwa jẹ́ kí láti fi wọ́n níta lókù lórí ológun àwọn alọ̀ bá lòbẹ́ìdù ló kọ bàbá náà àwọn alọ̀ bá àwọn anìtọ̀ ìwọ lókù lọ́gà wa o wọ́n bá owó jẹ́ o wọ́n bá òsà jẹ́ o wọ́n bá bọ́ láti ṣe wọ́n mọ̀ yí àfikà wọn pa o àfi kí ọmọ bá ti ṣe táyẹ̀ rí mú arọ́dà kò burú ẹ̀bá ń wá irun erí rẹ̀ láàrí sọ́ra irú sọ́ra náà ara ń tá ṣe nùká tó gbára lé ọlọ́run ọlọ́run lè sọ ní lọ́sàn lóru Muhammad ọmọ ọ̀dọ́ rẹ̀ ló mú ọmọ Yahudi kan tá Ànábì máa ránṣẹ́ òun ló mú erí Ànábì níbi tí ń fi kóòmù yarun nínú kóòmù tí ń fi yarun yẹn ló ti mú irun yẹn ọlọ fún àwọn ológun ni wọ́n fi sàtàn nẹ́bì ní orírun kí ní ò lè yíra padà ní orí nǹkan sí láàárẹ̀ mú bí ọ̀tẹ̀ méjì ní wọ́n yí lẹ̀lẹ̀ ọlọ́run ti wó oòrùn ọba tí dákẹ́ oòrùn ọba tí gíjà kèfèrí tí wá wọ́n tí wá padà sọ wọ́n lẹ́sẹ̀ ńgbà tí ó mú wọn ọlọ́run ni inna Allaha la yumli

àrọ́bí oran alkiyamu alàlùhùdúdì ẹni fẹ́ dúó tọ́lọ́run ọgbọ́dọ̀ sọ òfin ọlọ́run mo dúó tọ́lọ́run ọlọ́run gbàdúrà mi ìwọlọ̀ sọ òfin ọlọ́run ọ̀nà tọ́lọ́run gbà ní ó dúó ní kó fi dúó olóòdúó tọ́lọ́run ò kírun pé olóòdúó tọ́lọ́run ọgbà ramadana ọjẹ́ gbèsè ramadana tó bá fẹ́ dúró tọ́lọ́run ó gbé lórí òfin bọ́lọ̀n ti fẹ́ alàfáàlùsù ẹlẹ́karùn-ún ọ̀dà ẹ̀yìn tí dáàlù fi ọwà rẹ̀ sí méjì lára gbogbo gbìyànjú tá ní kó ṣe yìí ó rẹ̀ sí pé ó lè bọ́ sí ó sì rẹ̀ pé ó tún rẹ̀ sí pé tó lè má bọ́ sí ìlú tọ́lọ́wọ̀n sọ pé kọ́lọ́wọ̀n ó ṣe gbogbo tó ń fẹ́ tán tọ́lọ́run ló lẹ́tò òun ló ní kádàrá a lè bí tẹ́tì fọ́lọ́run á bẹ̀ẹ́ ni

وعلى الله فليتوكل المؤمنون وما لنا ألا نتوكل على الله من سورة إبراهيم أي سلقا وما لنا وما لنا ألا نتوكل على الله Ẹ dákun jàmáà kí ló ṣe wátà ní dúó tọ́lọ́un gẹ́gẹ́gẹ́ ká mọ́ fara sí ìkẹsàn ní. Máa lá dúó tọ́lọ́un gẹ́gẹ́gẹ́ àní sọ́tí, pàní àbámà. Ọ̀pọ̀ ti hàn dáadáa ṣubúlànà. Gbogbo ọ̀nà tí ó gbà dáa fún wa lọ́n ti kọ́ wa, Ànábì ti sàlàyé ẹ̀, àdúrà táà fi ṣẹ́gun ọ̀tá mẹ́nu Kùránì, ẹ̀ṣẹ́ Nẹ́sìràt, àdúrà táà fi rí ló kọ́ mẹ́nu Kùránì, ẹ̀ṣẹ́ Nẹ́sìràt, àdúrà táà fi rọ́mọ bí ń bẹ látọ̀dọ̀ Ànábì, ẹ̀ṣẹ́ Nẹ́sìràt, ààrẹ̀kùnmọ́nà. Ìwà jádù Ìnira tó bá fara kàn lọ́dọ̀ kèfèrí, lọ́dọ̀ ọ̀tá alé, lọ́dọ̀ ọ̀tá òde, ààlè wà láyé ká ni pọ́blẹ̀mù. Ìwà jẹ́ gásùn àti ìpínsin lọ, tí ìdí lọ nẹ́sìláti, irú ìṣòro mo tó wá ìṣòro níní láyé, ìṣòro kádàrá ń bẹ ìṣòro tó bá gbogbo ayé fún rẹ̀ tó gbọ́dọ̀ bẹni tí ń bẹ nínú ayé ń bẹ ẹjọ́pẹ́ nítọ̀ ni kò lè yí padà èyí tó lè tẹ̀ ipa lè máa dárí lẹ́bi bí ìta bá fọwọ́fọ̀ fúnra wa àbí ìtọ́lọ̀ bá kọlé ni àbí ìtọ́lọ̀ ti tó ayé odò ń bẹ odò atúmakún igi ẹ̀rí pé ìṣòro nù fáwọn náà wọn ò bínú sí èyí táwọn èèyàn bínú sí tiwa táa bá ti gbà fọ́lọ́run lórí ìṣòro tó bá bá wa yóò ṣe é ṣe yọ́ rọrùn ọ̀rọ̀nà ìsìnrànà lámà ẹ́bẹ̀ ìkúnmù wàhálà láì fàrẹ̀ àtọ́ àtàlìmù mi kìlú ọ̀nà táwọn àgbà ní tawakkul ala Allah tó ní nǹkan mẹ́ta shiddatul hubbi billah á alwafa'u bi ahdillah gbogbo àdéhùn ta bá bọ́lọ̀n sí kámọ́sẹ́ ẹlẹ́kẹta alwala'u lillah ẹ má jẹ́ àtúnpè kankan lọ́lọ́run mọ́ àwọn òsùn àtawakkul ala Allah àpẹẹrẹ olára fi mọ̀ pé lágbẹ́já dúó tọ́lọ́run òun àjẹ́ márùn-ún sókí sókí àwọn ní súnfí wá dá sí tẹ́ rí gbólóhùn tọ́pìkì tá ń lò yìí sáńsọ̀ rẹ̀ lórí tọ́pìkì tó lágbára ní àwọn onísúfí pín àwọn makamat àwọn àwọn ipò ipò ipò ipò téèyàn máa fi jẹ́ ẹni ọlọ́run wọ́n pín sí ogún ipò mẹ́wàá primary ipò mẹ́wàá kejì ń jẹ́ secondary tẹ́rí primary yẹn nínú ẹ̀ ní tàwákùlù wà òun ló wà ní kí èyàn fi mọ̀ pé bó mo dé nínú ọlọ́run èyàn pẹ̀rẹ̀ ń rẹ́wù ó fún rẹ̀ lóyè gbogbo yíò àwàdà káwàdà ní kò sí tẹ́nìkan lè pẹ̀rẹ̀ ẹnu jùlẹ̀ láti fi sọ̀rọ̀ ṣùgbọ́n ara fẹ́ wòyàn ò pé ṣéèwù yẹn mọ̀kádàmù yẹn ìmáàmù nì òtútàásù nì àfà nì tó dodo ní àbírọ́ ẹ̀ka lọ bí ogun ta wí aláwọ̀lù àkọ́kọ́ nú ẹ̀ àtàwọ̀dátù àtàwọ̀bà èyàn kọ̀kún padà sọ́dọ̀ ọlọ́run náà mo jẹ́wọ́ pé mo padà dé mo dé mo padà wá lè lọ ta máa ń lò dé mọ́ ẹgbẹ́ wọn tí olúwa bà mí ní máa ṣe mọ́ rẹ́dì láti máa ṣe ọdẹ ní ọ̀tánú ẹlẹ́ẹ̀kejì ọlọ́rọ̀ ohun àṣàjẹ́ mẹ́jẹtẹni ẹlẹ́ni mọ́tìwẹ ọjọ́ ẹlọ́dà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ dá padà kájúwá pé màmú kájúwá pé ẹgbẹ́jẹ ń bá jẹ̀rọ tí ó ṣe ojú mọ̀kádàm. àtàlìbù ẹlẹ́ẹ̀kẹta àzúrùdù ìráyéfá wọ́n wáyé mẹ́yà èyí tó lè ṣe pé ìdúró tọ́lọ́run tó jẹ́ ọlálàáfíà tí ó jẹ́ ọlálàáfíà náà sọ yìí ẹlẹ́ẹ̀karùn-ún àzọ́rùrù káwá ṣe sùúrù èyí tí ọ̀bá ti Alùfàkúrù ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹlẹ́ẹ̀kàrún alùfàkúrù. Àjọ́bí kọ́ wá mọ̀ wípé ìjọ kan bẹ kí lè ọ́dá ní ojoojúmọ́ lówó dé. Ẹ bá ti lẹ́ni tó ojoojúmọ́ owó owó owó òtì ní nǹkan nínú bá ń kọ́lọ́ ń tò ó. Ọlọ́run ti tó nǹkan rẹ̀ Tí ń bá ń jẹ́ gbẹ́jọjúmọ́ wù ó ti lé ẹni ẹlẹ́ni ti wọ̀ ọ́. Àsáàdìbù. Ẹlẹ́ẹ̀kẹfà. Àsúkúrù. Náà ni ká máa wá dúpẹ́ lórí níta bá ní ìbá kéré. Dúpẹ́ lọ́dọ̀ ọlọ́. Mọ́ bínú sọ́lọ́, mọ́ tààràn sọ́lọ́. Àsáàdìbù. Ẹlẹ́ẹ̀keje. Alẹ́ta ó fún. Máa bẹ̀rù ọlọ́run. Owó tí mo rí ẹlòmí ọmọ Ma bẹ̀rù ọlọ́run máa rò pé kí ní ọkàn gun ẹ̀. àsámínú ẹlẹ́kẹjọ àrọ̀gbáàwù máa wá fọkàn sí pé yọ́ dà èyí tí ò sí bọ́sí yọ́ padà bọ́sí yọ́ bọ́sí yọ́ bọ́sí. àtàbí wọn ẹ̀ẹ́sẹ́ àtàrà kúlù. àwọn ajẹ́ tọ́pìkì tẹ́ bèèrè. tó tí ìrìn bá wà nílé kéwù àfi lọ́dọ̀ ṣéwù tọ́lá pé ṣéwù yọ́ máa wò orin rẹ̀ yọ́ máa wo ìwà rẹ̀ pẹ̀lú àwọn ìwà ogún tawí

ìjẹni ọlọ́run aláwọ̀lù nínú ẹ̀ alìmọ̀ àhábàtù ìfẹ́ ọlọ́run àtàní àṣọ́ọ̀kù ọmọ wá jẹ̀rẹ ọlọ́run jọ ọkọ rẹ̀ jìyàwó rẹ̀ lọ jọ owó tàn wá sí lọ àtàní ẹlẹ́kẹta àlàọ́nsì náà ní kọ ma bọ́lọ̀n ti fàájì ju àtòtọ́ ma báwọn èèyàn ti fàájì lọ àrọ́bíhùn ẹlẹ́kẹrin àlàkórùbù kọ ma wá súnmọ́ lọ́run ní ojoojúmọ́ bó ti ń gbá rẹ̀ tó ní ẹran fílà tó ma ṣàìsùn Bàálà rẹ̀ ti ẹ̀pọ̀, ọ̀fàtà látúlẹ̀ ní àádá tánkùnmí ni wọ́n bá ń di ọtí àádá tánkùnmí ni wọ́n dámbá tí wọ́n tí ń lọ nẹ́sìfàtì ní tó ń sẹ́yọ̀ ní tó ń dáwó egun tó ń dáwó egun àádá bẹ́ẹ̀ ọmọ ti jú ọlọ́run bí ẹni pé orí ọlọ́run àtàríkù ẹlẹ́ẹ̀kẹfà alẹ́ ètì fẹ́ẹ̀lù ọwá máa súnmọ́ lọ́run ní jòójúmẹ́kọ́ máa dàpọ̀ mọ́ lọ́run ní gbogbo ọgbà bá rí nǹkan àdùnú má jẹ́ kí ìdùnnú rẹ ó mú ọkọ ọlọ́run tó bá sì rí nǹkan àbànújẹ́ má jẹ́ bànújẹ́ yẹn ó mú ọkọ ọlọ́run kọ ti kọ́bùdù fún ààrẹ àtọ́mìnà ẹlẹ́ẹ̀kẹjọ alẹ́bàtù kọ wá túra alẹ́ tí bànújẹ́ bá dé kọmọ rẹ́rin àbíhun tó ṣe yìí tó rẹ́rin kó ti gbàgbé à lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú ní ọkàn àtọ́mìnà ẹlẹ́ẹ̀kẹsàn àfàdáwù Gbogbo ló ìtàkà yìí márùn-ún nù. Wà lábẹ́ àwọ́kùnrin táà fi mọ ẹni tó dúó tọ́lọ̀un ní tòótọ́. Èrè oní wá ń bẹ mẹ́, àǹfààní oní ń bẹ mẹ́, òun ẹ̀jẹ́ márùn-ún. Àlùkọ̀ọ́lá àtù kí èèyàn yá ọkàn, ẹni tó ti dúó tọ́lọ̀un, kò ní bá wọn jà sówó, kò ní bá wọn jà sípò, kò ní bá wọn jà sí nǹkan kan ní ndẹgbẹ́rú.

Àlàáfíkọ́ tó máa rí fọ́sí fún lè ṣe kíyàn mọ̀ nǹkan ní pàápàá ẹni tí ó jẹjẹ kújẹ tí ó wọ̀ òkú ò tí ó sákàkítàkì ọlọ́run mọ́ fi ìmọ̀ ara rẹ̀ mọ́ nítorí pé yóò ti bẹ̀rẹ̀ mímọ́ ọkàn rẹ̀ ti clean. Ẹlẹ́ẹ̀kẹrin nítí ní ọmọ kalẹ̀ fún yí tó lóun wá sàkàláàtì tó lóun wá pékin nìkan wọ́n ti mà kó dúó pẹ̀lú ọlọ́run tí ń wá sí ọmọ wa lọ bá iye ọwà bá àpẹẹlẹ́ ọba alàgbà amúsùn ẹlẹ́ta àrùn ẹ̀ alàkọ́mọ́dé ń dàrọ̀ àgbàrátò ọjọ́ àráàtì tí yẹn bá wà nǹkan kọ́ wà níwà yìí kọ́mọ̀ wà níwà àbùkù ní máa ń sì ń bẹ̀rù nǹkan kọ́mọ́ bẹ̀rù débi tí ọwà sọ èkú tó dọ́lọ́run nínú ọlọ́run tí ọ̀bá dúó tọ́lọ́run dáadáa lékú bá rúwú nínú ilé yọ jáde ńlẹ́ ni òkútí ọmọ dẹ́rùbà ayán ọmọ dẹ́rùbà kankan yán ọmọ dẹ́rùbà àwọn tó bá ti ní táwà kúrò alẹ́láì tó bẹ̀rẹ̀ ọlọ́run tó yẹ́ yán ìkẹ́kàn ní dẹ́rùbà ọmọ àfọ́ ìdò tàwà kúlì àwọn àǹfààní ẹ̀ a lọ síbi ọ̀rọ̀ Nabi Ibrahim àbẹ̀lá ti dúó inú sóràtò àṣúra Ibrahim alayhi salatu wassalam ọ̀sọ̀ àwọn pọ́ǹtì kan tẹ́ẹ̀fì mọ̀ yí pé gbẹ̀yàn bá jẹ́ ní ọlọ́run lódòdó tọ́gbà alé ọlọ́run gbogbo nǹkan lọ́wọ́ padà sí fún kí ní àgbòránì tí ó rí ń bẹ̀rẹ̀. أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فلا والذي هو يطعمني ويزكين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يهمين والذي يطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وعلمتني بصالحين وكاتبك في آخرين وجعلني من ولدت جنة النعيم وجعلهم ورثة جنة النعيم واغفر لأبيه إنه كان من الضالين ولا تحزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم Bàbá wá ní àpẹẹrẹ táàbùnà pé ẹbí ó tọ́lọ́ orin ríyá, àdájú Ibrahim ti sàlàyé ẹ̀. Àlọ́bí alákọ́ ni fọ́rọ̀ ẹ̀yà àbí ìgbàtà àfihàn orí àìbá máa olùsẹ̀lẹ̀ fún ọlátúgbò rẹ̀. Yóò fi máa ṣẹlẹ̀ láíláí, olùsẹ̀lẹ̀ fáàfáà, olùsẹ̀lẹ̀ fọ́mọ kéwú, olùsẹ̀lẹ̀ fún Mùsùlùmí kan, wọ́n máa halẹ̀ mọ́ ọlátúgbò rẹ̀ sí àfikọ́ bá wọ́n bá ti ṣe orò dílé ọmọ ní lọ́kọ̀ òní láyá òní bímọ òní ríṣe tó kún gbogbo àsìkò tá wà yìí ọdá àfáà mi ti kéwú tányányá ọdún lọ gba ọ̀pẹ̀lẹ̀ ní òní ti kéwú tányányá ó ti dàfá ọ́sẹ̀ hálọ̀ sí ẹ̀sẹ̀ yìí ọlọ̀gbàfá ọjà mẹ́rin bọ̀wọ́ yìí mà ẹjá padà sílé àtàwákúlù alàlá tàbí rẹ̀ òun láyàtà fẹ́ kí tàbá ti kéde lẹ̀ látàdúrà lókù. Àtàdúrà ká ní Mọ̀hánmà ní ká máa ṣe lórí tàwákò. Kí lọ́lọ́run wí ń bẹ̀rẹ̀? Àlàbí alákọ̀ ní ìbọn wà yára dí. Àwọn Ibrahim ní mi ní báyín ṣe ń tẹ́ ń ṣe. Ní máa ṣe tèmi ni mi ní máa ó kókò nlé a máa kọmọ ń kéwú níṣẹ́ tí ń ṣe tó níṣẹ́ tí ń ṣe a máa kọmọ ní kéwú ọba tí ọmọ ń kéwú tán yọ àjòkó sí ìgbà yọ máa dá pọ̀ lọ́n olówó kan lù ìyá àwọn gbajúmọ̀ olówó tí ń wá ọlá tí ń wá iyì ọwá lọ bá ọwá pèdè pé gbogbo ará ló ń fẹ́ rí ìgbẹ̀yìn tálíkà àtàfà tí ń bẹ́lú òun fẹ́ rí ń yìí àfáà yìí alìmọ̀tàwà sílùbìlá kọ̀wá lọ wọ́n sì mọ̀ pá àfáà tí ń kọ́ mọ́ ń ké púpọ̀ ni ìgbà tó ló ha owó wá bèèrè pé àfáà lágbájádà tẹ́ǹtò ní wá kí ni àfáà èmi náà ń jẹ́ mùsùlùmí òdodo tó wọ́n náà dúró tọ́lọ́run àwọn akọwọ́ ránṣẹ́ ti ọpílẹ̀wọ̀ fẹ́ ẹlọ dánwó padà fún olówó owó tó sì fi ránṣẹ́ ti àbúwò yóò tó ní olówó tó wá fi kún owó tí wọ́n fi ránṣẹ́ sáàfà yìí tó di èsí tó fún gbogbo àwọn tó wá bá ní lọ kẹwògbó ọlọ́run wọ́n tún gbé owó lọ bá olówó àwọn tí wọ́n lọ sí sọ fún ọmọ pọ́ kan ẹni ní lábùkù ní gbogbo àwọn àfáà ní pẹ́lẹ̀ ọ́n kan lábùkù nù ó ní alẹ̀ elmo yí úta wà láyà ìmọ̀ wọn lọ bá mímọ̀ ni ìmọ̀ tí ọwà ká ní mọ́lẹ̀ ìwọ lọ́ọ̀sẹ̀ wàhálà lọ bá mímọ̀ tó bá nídì ni ọ̀dọ̀ ọlọ́run ni mo wà kọ́ òpò lọ́wọ́lọ́wọ́ kìí ṣe ní àwọn àlọ̀ jíṣẹ́ fólówó bàbá olówó kí ló ń yóò kò tó gbọ́rọ̀ nínúkọ̀ gbà rẹ̀ pọ̀ wàhálà ìfààrí rẹ̀ pọ̀ bàbá àwọn apèrè olówó ní tó lówó ni tó ní kò lówó kí ló wí ọlọ́sọ̀ wípé ní gbígbàdúrà ọba mi tí ń sàtìkáàrù nǹkan ọmọ tí ó sàlámà alékùn lérí ẹ̀sùn lójòkó sàlámà alékùn sàlámà alékùn ní alékùn sàlámà rọ́dù sàlámà wájì kátàtàrà kádà ọ̀rọ̀ yẹn ni tọwọ́ ajẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn láti àfá abẹ́rí ní ọlọ́ọ̀sọ̀kalẹ̀ wábí ni ọ̀ọ̀sọ̀kalẹ̀ wábí ni almutawakkil billah tó bí ó tọrọ lódodo irú sí adam irú sí bàbá ìsìn lóbi bàbá wa salati bàbá nasiru kabara sí ibrahim bàbá wa mẹ́rẹ̀ ti já ní bàbá sí Abdul Qadir ẹwọ́ tọ́lọ̀ padà sí fún wọn káwà ní ojú tọ́lọ̀ lódodo ká mọ́tara wa olówó bọ́ọ̀lẹ̀ olówó ní àfá a sì rán lẹ́sí ní gbogbo àwọn yóò wà áyà tí àfá wọn ń fún lẹ́sí áyà náà ní jọ Ọlọ́run ló dá mi,

tó bá fún mi lóúnjẹ tí mo gbóúnjẹ kalẹ̀ tí ó lọ kọ́ lọ lọ́nà fún mi ọ̀yẹ́ tí kí ọ̀rẹ́ ọlọ́run ní fún mi lómi mú olówó ni mo lè fún olómi gbogbo mí mo lè rà fún ọ̀tọ́ mọ̀ mú tó kú wọ́n tí ń bá gbé mú tó lè kókó dúró kàn mí ọlọ́run yóò pé ó dúró ní kàn mí ìgbà márùn tó bá ọ̀rẹ́ sì kí

ara husnul tawakkul billah ibi ta bá bá nìyí ẹjá mọ̀ tí a máa ń pọ́n alẹ́gbẹ́sẹ̀ òde pẹ̀lú ilé àfáàdé wọ́n wá mọ̀ bí tọ́ ọmọ pé ọkùn bíbọ̀ àtírí kámọ̀tànra wa lè mú kù lẹ́sẹ̀ wa ẹjá bọ́ ti bándáwà kàkájú kádà dúró bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó àwọn 70,000 kan bẹ ẹ̀yin jama'a mi wọ́n wọ àlìjẹ́nà wọn ní sòsì fún sẹ́wájú ọlọ́run ànábì wọ́n sọ bẹ́ẹ̀ àwọn sàábé wá sọ pé mọ́nìhùn ya Rasulullah àwọn àwọn làwọn náà 70,000 tó wà àlìjẹ́nà tí ò ní sòsì fún sẹ́ ànábì ní alladhina la yastarikun wala yaftawun wala yatatayyarun wa ala rabbihim yatawakkalun àwọn tí ò gbára lé sì máa ń ṣèfẹ́ nú pé ta ní ò wọ́n látàtà yàrú náà wọ́n òjì lọ́ dára mẹ́jẹ ẹgbẹ́ òkùnkùn wọ́n alára bẹ̀rẹ̀ yẹ tọwọ́kàlù àwọn tó ní ìdúró tọ́lọ̀ ẹjá wà nù wọn o ẹjá gbìyànjú ká wà nù wọn ká má bójú lò nǹkan míì lẹ́yìn ọlọ́run ànábì ní ká máa توكلت على الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله أدعو إلى متى كان النبي صلى الله حسن التوكل يذهب ويجوت الله بسم الله بسم الله توكلت على الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله بسم الله بسم الله توكلت على الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله ọlọ́mọ́ta ràn wá lọ́wọ́ tí wá sínú àwọn tó lè dúró sí ọlọ́run mọ́jẹ́ pé káà ní gbé wa lọ mọ́jẹ́ pé lè gbé wa lọ mọ́jẹ́ pé ó kọ́gbọ̀n ọ̀rọ̀ wa àtàdúrà fún gbogbo mẹ́sàtì lápapọ̀ àtàwọn afá ti lẹ́lẹ̀ إن أعطيناك صلاة Alájú Abdullahi wọ́n ní ọmọ wa kan tó tó fẹ́ sí dáadáa sínú ìjọ yìí, nǹkan 100,000 nísìn ló kó odó ẹ̀rẹ̀ tí máa ha ọlọ́run rí oná o ẹbá sọ pé Allahu Akbar Allahu Akbar mùsùlùmí olówà ẹgbẹ́ tàṣíṣẹ́ mùsùlùmí anábí ọmọ jẹ́ àtọ́lẹ́ kágbára lóòlù àti ṣe tọ́lẹ́ Mùsùlùmí olúwa ẹ̀jẹ́ táà sì fẹ́, Mùsùlùmí àmọ́bí ẹ̀rọ́jà kọlẹ̀, Tàbára lé olúwa ìṣẹ́ kọlẹ̀, Tàbára lé olúwa pẹ̀lú màgbẹ̀mú, Tàbí ìrìnàjò agbára pẹ̀lú tàṣẹtọ́. Tọ́jú ń ṣe dáadáa dáadáa. Ọjọ́ ìṣúlù ìlú ìrìnàjò. Gbogbo ọjọ́ ọdún ìrìnà ìrìnà ọ̀rọ̀ ìrìnàjò. Ọjọ́ tí a bá ń sọ ìlú àti ìjọ́kùnkù láì. Àwọn ọjọ́ àkùn ní bàbá wa, bàbá wa, àbá wa, wọ́n dá ilẹ́kọ̀ọ́, àbá wa, dàúrù, àgbáńlá. Ọlọ́run ọba kó jẹ́ ká gbọ́ ọ̀fẹ́.